a àga b bàtà d dùndún e ehoro ẹ e, ẹṣin f fìlà g garawa gb gbàgùdà h ọrùn i igi j jígí kí kọ́kọ́rọ́ lí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mí mángòrò ní náírà ó ológbò ọ ọ̀bọ pí pẹ́pẹ́yẹ rí ràkúnmí sí sálúbàtà ṣí ṣíbí ti tata u tu wi warapa yi yànmùyánmú